الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدبفوا الله سبحانه وتعالى أترى لكم كياتي فوان نبوة محمد صلى الله عليه وآله وسلم ومن عقوبات الكذب ما أخبرنا به رسول رسول الكريم صاحب الخلق العظيم صلى الله عليه وسلم nínú àwọn kan tó ń jẹ́ ìjìyà tó wà fún kí ẹmà pàírọ́ oní ẹnìkan tí a nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ní ìwà tó ga tó lágbára léyìí tí wọ́n fún wa ní rùn parí dhimna hadithin tawilin أنه أتاه آتيان فقال لي انطلق فانطلقت معهما فأوقفاه على عدد من العصاة يعذبون wọ́n ní pé annabi ní pé àwọn méjì wá báwọn nínú àwọn màláíkà sallallahu alaihi wasallam wọ́n mú lọ́wọ́ ní ìṣó annabi náà tẹ̀lé wọn sallallahu alaihi wasallam wọ́n wá ká annabi ma rí orísìírísìí àwọn ìyà àwọn ẹlẹ́ṣẹ̀ ń jẹ ayi ìyẹn nínú barzakh faqala fantalaqna qala sallallahu alaihi wasallam fantalaqna fa'atayna ala rajulin mustalakin ala qafa wa idha akhar qa'imun alayhi bikalubin min hadidin wa fi nihayati al-qissa nínú tó wá wà nínú rẹ̀ ni pé àwọn bá rí àwọn ọkùnrin kan wọ́n sọ báwọn ṣe ráwọn ní zì náà wọ́n láwọn ráwọn nìkan nínú kìníkan bí oven àtọkùnrin àtóbìnrin ìhò ní gbogbo wọn wà gbogbo wọn pariwo wọn wá ń kò ní ẹsìn wọn látàbẹ́ anábi ń bèèrè páwọn wo lélẹ́ yìí wọ́n sọ fánàbí pé àwọn onízì nánú ìyà láti gbàtán bá ti kú báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kó iná sí wọn lára ní wọ́n dá gbogbo wọn sínú náà wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kó iná sí wọn lára tó bá wà nínú ẹ̀wọ̀n ayé lásán ohun bá rú sí ní ọtó kátọ́wà sọ pé wà nínú náà ní òwò tí wọ́n kúnná sí ọlá wọ́n wá rí ọkùnrin kan tó ṣe pé ó fi ẹ̀yìn lélẹ̀ ìkan wá dó lórí rẹ̀ òun fi pàkọ́ lélẹ̀ ìkan dó lórí rẹ̀ pẹ̀lú irin tó wà lọ́wọ́ ní fi ń ya lẹ́nu tó bá ti fà yóò yàdé orí báyìí yóò tún fa ìkejì bí tí bá ti ń fa ìkejì kan ti mọ̀ ara lọ́wọ́ wọ́n bèèrè lọ́wọ́ wọn níbi ìgbẹ̀yìn kìsọ̀ wọ́n ni wa amma rajulu alladhi ataita alayhi yusharisharu shiduquhu ila qafa ọkùnrin tó rí tí wọ́n fa ẹran rẹ̀ ya tí wọ́n tinubọ̀ níbi ẹnu báyìí ìyà tó ní agbára léyìí tó lágbára ju owó àwòrán ta bá lè yà fún láyé ìlọ wọ́n lọ́kùnrin yìí ń kọ́ tó bá ti jí láàárọ̀ yagudu min baytihi tó ń bá ti jí láàárọ̀ kùtùkùtù nú lé rẹ̀ fayakdhibul kadhbata yóò sì lọ tí ó padà rìn káàkiri gbogbo àgbáláyé tó ní kálùkù ọmọ àgbà mara wọn lọ́wọ́ wallahi tí ń bẹnu ọ̀rọ̀ nígbà Muhammad ní sallallahu alaihi wasallam hadith ń bẹnu Sahih Bukhari nínú hadith Samuratu bin Jundub radiyallahu anhu bí yàtọ̀ pọ̀lọpọ̀ bá ma hadith yìí ni wọn ò bá kóra dókò níbi ma payọ́rọ́ ma Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó níbi kò níbi máa pàírọ́ máwọn tí wọ́n wà ní ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kẹ́ẹ̀kan jí láàárọ̀ kó mọ́ níṣẹ́ tí ó ṣe tí ẹ bá ń ṣe pé yóò pàírọ́ ni ìdítàdẹ̀ fi sọ páwọn èèyàn máa ń parọ́ gẹ́bà ti sàlàyé bó sì ti wà ma'lumun ma'rufun yé fi ìbànújẹ́ àwọn èèyàn yé fi pawó sápò ìwọ ló kúkú fún mi tó ní ọgbùdọ̀ tún gbówó tí ẹ ń bẹ́ fìdáwù tún bẹ̀rẹ̀ ọjọ́ kejì ọjọ́ kẹjọ bẹ́ẹ̀bẹ́ ọjọ́ kẹta bẹ́ẹ̀bẹ́ lọ ogójì ọjọ́ tí àwọn onísúnà bá wá kó àlàyé dé àti ẹ̀rí nínú Qur'an àti nínú súnà náà bí tánìyàmọ̀ tẹ̀lé ìṣẹ́bí ní tánìyàmọ̀ tẹ̀lé ní nígbàtàwó bẹ̀ẹ̀ ìntán ní a ṣe gbogbo ẹ ti wà ní bí kò sí lè tẹ múwá yìí ń bẹ irọ́ ni báyìí ni tó máa fẹ́ parọ́ fáwọn èèyàn tó máa fẹ́ wà ẹ̀rùn tó máa fẹ́ wà realistic ẹ̀kọ́ sọ fáwọn èèyàn pé ah, ẹ̀yìn èèyàn wọ́n ni a máa ṣàdúrà fókú wọ́n ni a máa ṣe owó ilé ìta àmà ń ṣe yìí ni wọ́n lè ìta nẹ́bì ṣe ní káwọn náà ṣe nítorí àwọn òkú kú láyà nẹ́bì wọ́n kú bá mú láyà nẹ́bì tí ń ṣe kékeré bóòlà nẹ́bì ṣe yanjú àwọn òkútọ́ kú láyé tẹ́ séjọ́ keje séjọ́ kẹjọ séjọ́ kẹta sógójì ọjọ́ ni ṣé fìdáwù ni ewòlà nẹ́bì ṣe ń bẹ́ tátún ta tẹ́yìntì tún pópa màlú tún sọ́dì náwó bẹ́ẹ̀ lọ ṣe ń tánàbì ṣe nu ṣe pé tẹ́ kẹsàlàyé fáwọn èèyàn kò sí ẹ̀tún sàlàyé ilé fún tí ò ní gbọ́ ipa ó kè bẹ́ẹ̀ ni ìtànsọ ní pé ká wallahi àwọn wọ́n ní ẹmọ́ sàdúwà fókù wọ́n ní èpè ní kámọ́ sẹ́fà òkú wọ́n bá ti kú ta ní sọ bẹ́ kẹfìbáàtì àwọn yọ́rọ́ akàn wà bú lè bà wọ́n so that nítorí òdòdó ń bẹ lọ́wọ́ wọn ibi táwọn yẹ bá ti ń súnmọ́ wọn àwọn yóò mọ̀ òdòdó gbọ́yé àti ẹ̀fẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ wọn bó láti lé àwọn ìjìnà à tó bá súnmọ́ wọn wò ó dà láyéra nu ó tún ráwọn yáà rí má wọ́n gbé ọlọ ni ó but yìí ah, tó bá padà wà chance àti súnmọ́ wọn ní ẹ̀kà irọ́ ni gbogbo èdè ń pa yìí náà èmi súnmọ́ wọn èmi àtàwọn pẹ́rẹ́ntì mi kò sì dàláyé rà kankan láàrin àwọn méjèèjì kódà dúníà ń bí akùntiyàn kò sí ìṣù kankan pẹ̀lú tá so sọ fún wọn pé ẹ má ṣe àwọn asọ̀làwátù bid'iyya àṣìríkíyà àwọn sọ̀làwátù tẹ́ ń ṣe tó lẹ́bọ tó ní bídà nù ẹ má ṣe ìsẹ̀tọ̀ ẹkẹ́sàlẹ̀ fáwọn yẹn pé àwọn ah, ìyàmọ́sàsàlátù fánàbí ò ìntẹ́ni àmọ́sẹ̀lélé yìí èyí tá nàbí mú wá ní àṣẹ yíò àti pé wallahi wọ́n ní ẹmọ́sá sàlátúfà nàbí ní o ẹ̀dàkùn ẹ̀wó àwọn ìyàwó ló bá ní ààyè ẹgbà wọ́n ní ẹmọ́sá sàlátúfà nàbí ní o yíò ní àwọn ọlọ́kà àkiri tábà tí wọ́n rí ọládùgbò wọ́n àwọn fojú wọ́n pé eh eh àwọn nù eh eh eh àwọn tán ní ẹmọ́sá sàlátúfà nàbí nù àwọn tán hẹ́tì ànàbí nù ìwọ ọmọ lọ́n ah, ah, ah, tí ó wà mọ́ ògbé pé ibi but ẹ̀rọ wípé bùgàtẹ́mì fẹ́ ṣàlàyé reality in intense lè mí sọ ní ò parọ́ bẹ́ẹ̀ ni bódodo ṣe rí nìyẹn kò ní ìdíkéyàn parọ́ láti fi defend òdodo àmọ́ ìbàjẹ́ kò sí ọ̀nà míì tẹ́tún lè gbà spread ẹ̀ tó ju irọ́ lọ ẹni láti ṣàwáhà òdodo fáwọn èèyàn wọ́n sọ fọ́kùnrin kan ọkùnrin yìí ó ní ìyàlẹ́yà ó ma ń tírìtà àwọn èèyàn mọ́ sí parọ́ fún òní bó ń gbọ́ ó wá mọ́kàwá gbọ́ pé ànábì kan wà ẹnìkan tún ti dé wọ́n ní pé ànábì kan tún ti wà ó in tún sọ fáwọn èèyàn pé lè ilé ilé ó wá ní iṣẹ́ gbé mi ṣe wà yìí wọ́n tún wọ́n ni à wèrè ní o má o wèrè ní o à kíní kan à wo tó bá dọ́dọ̀ rẹ̀ wèrè wèrè yóò fa ọlásọ yá ogbá o wọ́n wá ní à bí mi ṣe wà yìí èmi mọ́ ń wo àwọn wèrè sẹ́ntè mi ẹjẹ́ ń súnmọ́kùnrin yìí ẹjẹ́ lọ́ba sì bí wèrè ní sallallahu alaihi wasallam ọlọ́mbà sàánú bó ṣe lọ́dọ̀ ànábì báyìí ń gbọ́ wọn ní pé kìní kan báyìí ànábì ní inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina ita kọ́kọ́ mọ́ ń kà lórí khutbah ní jọjúmọ́ ànábì bá kàdílẹ̀ ojú ẹsẹ̀ ó sì gba islam ó lélẹ́yẹ̀ ń sọ́rọ̀ wìrì kí ni reason táwọn kèfèrí fi ń dì picture rẹ̀ náà bí ọ̀rọ̀ wèrè àtọ̀rọ̀ owó àtọ̀rọ̀ ẹ̀yìn tí ò ní láàkà ó ní pé àwọn fúnra wọn gbọ́ fúnra wọn fastaiqanatuhu anfusuhum ọkàn wọn wá rí pé ẹ́ wàláhì òdodo kíní yóò táwọn ni <laughs> ìgbà ìrun ti anábì ti ní kama kírun sallallahu alaihi wasallam lọ́wọ́ gbẹ̀yìn anábì ma ń kírun ẹ̀ abúbákì ma ń kírun ní ilé rẹ̀ tó bá ti wá ń kírun àwọn yíò wà pé bíbà wọ́n bá wo abúbákì báyìí àwọn obìnrin àwọn ọkùnrin àwọn tó ṣe páwọn tí wọ́n àwọn kan tẹ̀lé ìtàwọn olórí bá ti sọ tí wọ́n ni ah bẹ́ẹ̀ ní ìtúnṣe sí lọ́run tó yàtọ̀ interest wọn gan ó di pé abúbákì wa ma àwọn náà ti ní interest inú tẹ́lẹ̀ yìí sí wọ́n ní láti stop àwúgbá kípẹ́ ọ̀gbọ́dọ̀ sí kíní ìmọ̀mí bí i because kíní kan wá pẹ̀lú òdodo kò sí ọmọ yí interest àwọn èèyàn pé afẹ́mọ́ tí ń ṣẹlẹ̀ ń bí afẹ́mọ́ tí ń ṣẹlẹ̀ àmáhùn níbàjẹ́ èèyàn wọ́n ní láti payọrọ haúlà kíní yẹn so that àwọn èèyàn tí ẹ̀ ní nífẹ̀ẹ́ kíní ọmọ ah wo hmm bó bá ilé sí kíní kan ah bó bá ilé sí kíní kan eh kíní kan ń wà payọrọ payọrọ síbẹ̀ tí ó dáwọn yóò sá àmọ́ ló fi jẹ́ kàn tó bá ti gbódòdó yé wọ́n yí kí lè fòdòdó yẹ́ lẹ̀ mọ́ kò sí ń tẹ́lẹ̀ sí fún wọn lẹ́bí wọ́n lù ọmọ mi lúlúlú kò ní gbà ṣe bẹ́ẹ̀ ń parọ́ fún mi láti jọ ìní mo wá ròdòdó tán ẹwà ní ìfilẹ̀ wọ́n ìfilẹ̀ tẹ́ẹ̀ bá ti ròdòdó tẹ́ yẹn ìfilẹ̀ ẹ pa mí ni o ha wọ́n ti fún kẹjẹ ní wọ́n fún kẹjẹ sí bó ọ̀nà mọ́ òdòdó sí bó tẹ̀ ní tiẹ̀ kí náà fún kẹjẹ tó ń sọ òdòdó ní hàláwà kan ó ní adùn kan tẹ́ẹ̀ bá ti gbọ́ yẹn yẹn fẹ́ filẹ̀

jẹ́ kí fi ṣe bí ẹ̀fún láyé wò náà kó wo bí ó sì rí kí n ti rìn bọ̀ lẹ́nu báyìí bí hook kó kọ lẹ́nu bí kí wá fà pàrà báhùn náà kọ wá já lọ síbi ọ̀nà ẹ̀yìn báyìí years ago wọ́n wá ń ṣe fún ọlọ bẹ́ẹ̀ ní sàárè mẹ́sàn wá àmùgbàtá yọ parẹ́ báyìí yóò wá kí ló ṣe àwọn eléyọ pa irọ́ wọ́n hun irọ́ ń bí wọ́n sì fún káàkiri ayé Allahu akbar so ni min hadhi aljiha wa yantakilu hadha almalak min almalaika wa yashqu wa mankhiruhu kadhalika ila kafa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò tún bọ́ sí ó dìkejì yóò tún ṣe bẹ́ẹ̀ fa yashqu shidqahu athani hatta yasla ila udunihi al-ukhra

kò sí òkìkan tó fẹ́ sọmọ́ àfikọ́ payọrọ ẹnu yẹn o wallahi tó bá mọ reality àwọn kìíní ni o ní parọ́ mọ́ tó fi kú fayamdi yaf'alu bi hadha al-fi'la ila yawm al-qiyamah yóò wà máa ṣe iṣẹ́ ìlọ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di yawm al-qiyamah wallahi mo ń wọ́ndẹ̀ wọ́n ti pa ẹran ti sọ pé ìyá àwọn gbé kíníkan pa ẹran fún ìyá rẹ̀ pé ìyá ẹran tẹ́ pàájọ súnnà mi ni o ẹlẹ́kùn ta ní ìṣẹ́rù nǹkan báyìí ẹwọ àwọn àyàtì tán ká fún àgbẹ̀ kútùbà ń dúró ni àwọn àyàtì tó ikú tọ́lọ bá so bẹ̀rẹ̀ Islam fọ́ kéré máa òbí abó ma ń tó ń sọ ni kódà ibi tó tún lédésẹ̀ káwọn òbí jẹ́ kéfèrí ó amú gbọ́dọ̀ túnmọ̀ sí dáadáa sí wọn wà sahibuhuma fi dunya ma'rufan ló jẹ́ pé èmi tí mo túwá ma wọn àyà ti yẹnìká ní àà àwọn afáhun ọmọ ń kó mílìkì fún yàwọn ní àwọn ká àbí mílìkì Ramadan ní sọ ni ó di pé ní Ramadan báyìí gan èyàn fẹ́ ilé kó mílìkì lọ máa ẹ̀dàkùn àwọn òbí tẹ́ kan mú ká fi mílìkì mọ̀ kan ní Ramadan kan gbádùn ayé ara wọn bó bá tún kó lọ ní ìsìn àwọn yóò rí pé ah tán ó kó 12 wọn last year ó ti kó 12 ó sì 24 in pè lọ díẹ̀ díẹ̀ wọ́n mọ̀ bọ́ ọ̀ká tó bá dọdún kan bóyá ó ṣe mistake rẹ̀ ọ́ àbúfẹ́ sáfẹ́rẹ́ kò fẹ́ sówó díẹ̀ lápò rẹ̀ ó rí bí tí ẹ̀yọ́jú ó rí bí yọjú sí wọn lóòrìn kó rí pé ee ee mílìkì ti pé o kọ̀ wá mọ́ o ní táìmù léyà tó ẹkẹ́ ìyàn rẹ̀ ẹran lọ àmáwò kí ẹ̀ nípa gọ́tẹ̀ nípa àwọn àwọn ń tọ́jú àwọn òbí wa kódà nígbà tí ẹ̀ ṣe gbà léyà ìyá ẹgbádùn ẹjẹun ẹ ti tọ́jú wọn kékeré kò ẹkáwà náà mọ́ tọ́jú iní ẹwùn kẹfà ẹwùn tó fọ́nì ní wípé kò sí ẹ̀ tó lè tí ń tọ́jú ìyá wallahi tó tọ́mọ tó gbẹ́sì ọlọ́ọ̀bá yìí oníkanú àwọn brothers àti wọn wà ní mọ́sálásí bí ó rẹ wallahi ìgbà ẹni mẹ́mì wọn appreciate pọ̀ mọ̀ ṣe súnà gbogbo àwọn yókù mi wà ní US wọ́n bí lọ rẹ pé kí láwọn yóò ṣe tí mi bákẹ̀ tí mi bákẹ̀ tí ẹ̀kánlẹ̀ nìkan ní ìgbìnimí jẹ́ ti kọlù ní wọn ìmínú wọ́n kàn wá àkónímọ́mí mọ́ lọ́bí critical ọmọ yìí ló dúró láti gbọ́ àtàrọ̀ dálé bí ṣe ń dúró tí wọ́n ní ẹ̀ ní tí wọ́n travel káàkiri láti bí travel ní o lọ ṣe test kan wá nílùú kan lọ gba result wá lọ bì kan lọ gba result wá lọ gbá ìwọ̀n lọ káàkiri láti bí oṣù méjì sí mẹ́ta báyìí àwọn ọmọ yóò kún kọ́ oníkíni ta ní òdú nù ta ní òdú ẹlòmí ìyá rẹ̀ dẹ arúgbó kódò o tí ẹ̀ ní rí wallahi ẹ̀sìn ní mọ́ kọ́yẹ̀ láwọn kìíní ní wọ́n kọ́yẹ̀ ní rahma ẹ̀sìn ní kọ́yẹ̀ láàánú wallahi ọmọ tó ti ọmọ torí wọ́n ní lára wọ́n jẹ́ lọ patí wọ́n jẹ́ lọ sọ̀fù ó rẹ̀ ìyá rẹ̀ ní tún tẹ fóònù lọ́wọ́ ní kíní ẹ̀kìní kan ìyá mi gọ́ ní di pé fún mi kọba fún mi kọba yìí ìyá mi gọ́ dákẹ́ tọ́ mọ́ sí wà ń bẹ̀ yóò sì máa tẹ fóònù gọ́sùn ah mọ́msí ti kú dánkọ̀ mọ́msí ti kú ọmọ èyàn lókùnbà tí ò ti ṣẹ̀sìn ọlọ́wọ́ bá ọmọdé adáni kò sí bó ṣe lè jẹ ìyàkúyà tó kí la fẹ́ fi rán sí wọ́láhì tó bá mọ báwọn òbí wá sí wúwo tó lẹ́mí ẹwà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹmí tó tọ́mọ́ dùn mí ni ah kìní kan ìgbàwo ah bọ́bá ilé fẹ́ wọn bọ́bá ilé fẹ́ mọ̀ rẹ ó dà láyéra ní ó irọ́ ní kọ̀ dà láyéra àwọn téèyàn ti fẹ́ ọmọ wọn àwọn náà mọ̀ wọ́n mọ̀ yàtọ̀ láàrin kéwú ẹni yìí fẹ́ ọmọ àwọn àti kélé ìfẹ́ wọ́n ti mọ̀ yàtọ̀ báyìí torí àwa gbà pé wájìbù ẹ̀sìn ni tí tẹ́ bá ilé fún mi lọ́mọ yín lè ní ìtọ́lọ́wọ́ bá ó bí ọmọ èmi ò ní wo pé bóyá yìí òbí mọ́ ọlọ́run èmi ò mọ̀ wù ọlọ́wọ́ bí èmi mo gbọ́dọ̀ tọ́jú rẹ̀ dẹ́dẹ́ ni kódà kí mọ́ ni bí ó bá ṣe jẹun kò sí tó ń sàwà bí ó ṣe jẹun ṣá jáde lọ síṣẹ́ iṣẹ́ aláàlì fún òkè ẹ̀yìn tẹ́yìn parọ́ èwo ní tọ́jú ìyàwó rẹ̀ nú yìí àwọn ah, ní kóbìnrin mọ́ síṣẹ́ ṣe wọ́n mọ́ tọ́jú wọn àníta ní sọ fọ́ pé àrámù ní kóbìnrin síṣẹ́ ah kódà wọ́n ní kóbìnrin mọ́ síṣẹ́ gbogbo kí ni àwọn yóò sàparọ́ wọ́n ti ma ń tàn sọ́wọ́ kóbìnrin lọ máa fi gagbága pẹ̀lú àwọn ọkùnrin kóbìnrin wà nínú ọ́fíìsì káwọn ọkùnrin máa fi ṣeré mélòó mélòó ìyàwó lé ọkọ tó ní ní ọ́fíìsì kìí ṣe kékeré àwọn bàbá kìí kan ìyàwó mi ó lọ́kọ̀ ńlẹ̀ ìsì ni ó sì ní àwọn ní àwọn táwọn ń takò lélẹ́ yóò ipé àwọn kí ni ìwé ìwà wèrè lélẹ́ yìí ìwé ewúrẹ́ ẹranko lélẹ́ yìí àwọn ò lè expose àwọn ìyàwó tí wá sígùn kan bá abadan àwọ́ tọ́jú wọn nítorí wájìbù ọlọ́ni àbùrìjálù kọ̀gbọ̀amúnà alànìsà nínú kí lọ́lọ́fi sí fínáṣẹ́ kọ̀gbọ̀amúnà ọlọ́n bí máa á ń fàkú ọkùnrin ní náwó ọmọ náwó lé lórí ni bẹ́ẹ̀ni ó máa ṣiṣẹ́ wà máa náwó wọ́n wà máa gbádùn iṣẹ́ òní ọmọ ṣe yóò máa tọ́jú ọmọ gbóbìnrin bá tàfàwọ́gọ́gọ́ tó rùn fẹ́ máa tọ́jú ọmọ látàrọ̀dálẹ́ kò lè rí bí achieve enough goal kátọ́ sọ pé kò tẹ̀wà ara yí ọmọ atọ́kùnrin àtóbìnrin jíkùn lé láàárọ̀ 6 ọmọ òjírin ọmọ mígbó ṣe ló láìfù tí ẹnu gbogbo secondary school life tó ló ṣe primary school àárọ̀ pim àtíkùn lé ìrọ̀lẹ́ yóò dé sọ́dọ̀ àwọn ìyá kaládùgbò àwọn oníwò fún búrẹ́dì jẹ parental treatment ọmọ mi ò rí tó fi dàgbà parental kọmọ rí tọ́jú òbí kó rí attention ọmọ need attention òbí òun nẹ́kọ̀ dẹ̀rẹ́kà ọmọ láàánú yìí sán láàánú yìí mani ìwọ̀gán láàánú wọn ni ẹlòmí ọmọ ọmọ 3 months wọ́n fẹ́ lọ sọ́sùn síbi kankan ma fún mílìkì mú kí ló bí mọ́ sí ọmọ ẹlòmí ọmọ gẹ́gẹ́ bí problem gẹ́gẹ́ bí hindrance ah, ẹlọ sọ́sí bì kan ọlọ́sí ń sọ nìkan níbi wà fi sọ́ọ̀lùwú fi àmì ọ fún lọ́mú lọ́dún méjì bá lọ́sí wá fún kéréjì ọdún kàtàbọ̀ ó tún àmọ́ tọ́jú rẹ̀ ó mọ̀ ọ̀rọ̀ kọ́bà rẹ̀ ó mọ̀ wó ó mọ̀ wó ó tún ti lóyún mi ó tún bí iṣẹ́ pọ̀ lọ́rùn wájú gbórédèrédé tàn bá kàkiri rẹ̀ so wájìbù ní fọ́kùnrin fọ́kùnrin tí ó bá máa nítorí tó fẹ́ rìn ilẹ̀ láwùjọ wa ni pé obìnrin yóò máa tọ́jú ara rẹ̀ ọkùnrin yóò máa tọ́jú rárá o ọkùnrin ọlọ́run ó bí ọ́n yámọ̀lì kìyàmà nípa àwọn tó wà lábẹ́ rẹ̀ ìyàwó àwọn ọmọ àtàwọn tó wà lábẹ́ rẹ̀ wà láwọn ọrùjọ dẹ́dẹ́ ni kí a lọ afẹ́ sígbà tó lè tọ́jú rẹ̀ kama akhbara rasul alayhi salatu wassalam gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe fún wa ní ru fa hadha min jaza'il kadhib ilé nínú àwọn ẹ̀san irọ́ lélé yíò lálìkìyàmà wà má aktharul kadhabin al-yawm ala hamalati da'wati salafiyya bàbá níbò ní ṣubá pọ̀ tó lé ní ọgbọ́n sí pọ̀ tó láyé lé ní àwọn òpòrọ tí wọ́n ń parọ́ mọ́rún tí wọ́n ń ṣe dáwà tán parọ́ mọ́ dáwà òdodo wà dọ́átì ha àtàwọn tán pèpè lọ sí ibi òdodo wà má àkọ̀dárọ̀hùn alal kadhib ẹgbọ́n sí ní ìgboyà tó bẹ́dẹ̀ sí wà máa àkùdárùn ẹgbọ́n ṣe ní ìkápátó aláàánáṣìrì ṣàìyàt àzọ́ọ̀lìmà lórí máa fún àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ àwọn irọ́ kaka máa fún kánpa wíyìn allati tuhmalu anhum hatta tablugha al-afaq èyí yóò káàkiri gbogbo ayé aw gbogbo ọ̀nà tán bá mọ̀ táwọn lè lò gbogbo social media tán bá lè lò láti fi payọ́rọ́ التي أتيحت لأمثالها في هذا العصر نيو àwọn ọ̀nà t'Ọlọ́run ti fún àwọn èèyàn lásìkò tá wà ìkan lọ pagun Twitter láì bẹ́ẹ̀ ó ní ah ìkan náà obìnrin tó wà pẹ̀lú àwọn ọmọ yẹn bó ṣe wà ní 400 level bó ṣe lọ drop out ní yẹn bó ṣe wà ká bó ṣe pyron káàkiri ìkan náà mo ya wá ń challenge pé mo challenge rẹ̀ èèyàn tó drop out ní 400 level tó bá mú wá info laptop àti 200,000 naira ẹnìkan ní èmi mọ̀ subscribe fún ìkà mọ̀ sí data fún dì ní ìkò rẹ̀ ni wọ́n gbogbo lákà ti fi ṣàwáhà láti fi depict láti fi yáyé méjì àwọn èèyàn gẹ́gẹ́ bí pé criminal ni wọ́n ìkan ní ah ìkan ní wọ́n gbọ́sẹ̀ lọ fẹ́ laundry man ọmọ kan tí ń ṣe laundry ni bó ṣe fẹ́ báyìí kíníkan bó ṣe gbé sá lọ bó ṣe gbé kíníkan ó sàpọ̀ ọ̀rọ̀ kíníkan kíníkan kò tó gbàdí ẹ báyìí bí laundry man mo ṣe pé ìyàwó mi wá kèfèrí ní ọ́ mo ṣe kàfàrà rẹ̀ ní ìṣe ń sa ẹtas kẹtas kàtà káàkiri ní ah, ṣe ẹjọ́ ìgbò níjọ́ òní ti laundryman àbí spákì ní <laughs> laundryman tó ń sọ ní ta ni laundryman ti ń gbẹ̀yẹ̀ káàkiri irọ́ ẹwọ́ sọ parọ́ irọ́ ń bẹ lórí Facebook dì sí ẹwà wàdúrà àwọn generation tó ń bọ̀ wà lẹ́yìn tí wọ́n rí irọ́ yẹn so tí ma ti fi wọ́n kàfàrà mi ní èèèè èmi ń sá lọ o because kí ni kàtà ń sàlàyé òdodo wípé a ní elé lòdodo elé ìnirọ́ so ráwọn tó ń tẹ̀lé ohun wọ́n fẹ́ fi ọ vóòtì wọ́n fẹ́ fi ọ jẹ mínísítà but ọ̀n pàṣí yóò tó bá dọ́dọ̀ ti wa ó ọ̀gbọ́dọ̀ dọ́dọ̀ wa ni bó bá ilé débì àṣí yóò tù gbogbo gbogbo bá ṣe fẹ́ sọ́nù Kùránì àti súnnà làwó fi gba gbogbo rán jáde fún ọ kíákíá ni wọ́n ló sì gbá ìrọ́lá wọn ní ìṣe kí ni o ni wọ́n ń pa fún mi so wà láà laundry man wà láà ẹnìkan igbá àwọ orísìí kan ní pé ọlọ́kadà bí a ah, kódà kan lọ bó sọ pé òun lọ́sùn mọ́nu ọlọ́kadà ló fẹ́ lọ fẹ́ ah, ọlọ́kadà wo ní tún wákàkiri nítorí so àti bẹ́ẹ̀ kí náà fi yọrọ yẹn ṣe bàbá ní wọ́n fi ń lé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run ni wa yabghunaha iwajan wọ́n fi ń jẹ́ kójú ọ̀nà ọlọ́run rí bí pé yìí tó lọ ni in tí ó straight ni wa ń fi kí níyẹn rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní kò sí tó ṣe kérésìmesì ó máa rí wọn pẹ̀lú àwọn tí wọ́n ní kò sí tó ṣe sàlátùlù fàátì sàlátùlù fàátì tí wọ́n ti mọ̀ ní ìsìnkú àgbákan ni ó máa ráwẹ̀ ilé ìtẹ́jọ máa ṣe pẹ̀lú àwọn tán ní òsìn tó ṣe kí wá lórí tó pé ìkórìíra yí tẹwa ní fún àwọn tó wà lórí wọ́n ni walbida alkhatira almudammira àwọn bídá àwọn àdádálẹ̀ tó léwu tó lè bà nǹkan jẹ́ ó mọ̀ ara mìí tí wọ́n mọ̀ rán lọ́wọ́ tó lè tí ń bà kídà gidi jẹ́ ẹ̀dàkùn ta ní ò mọ̀ wípé kákọ́yìn sọ́lọ́run ká tó lówó tàbá lówó tẹ́ káwà kọjú sọ́lọ́run ta ní ò mọ̀ pé òfò àtórí ibú ayé àtàlìkìyàmẹ̀ àwọn tán láwọn yìí àwọn mọ̀nẹ́fìkì súnnà wọ́n sì ń bá wọn dìyìn sí wọ́n sì ń gbé wọn ga wọ́n sì ń tà wọ́n fáwọn èèyàn lọ́pọ̀ àwọn àfáà gidi nú tọ́bà wá sọ̀rọ̀ nípa àwọn àfáà súnnà ìyẹ́gbú àti ìlálàṣẹ́ lẹ́mà lálàṣẹ́ ìkanu wọ́n sọ lórí rédíò ó ní kò sí ẹni kankan tó kò sáfà kan tó gbà pé àṣà ìrọ̀ iṣẹ́ àlì súnnà àfàmàdá ilá wọ́n láàmàdá àkílà nìkan nágbà àwọn náà gbé màdá àkílà àwọn tán bá wà lórí òdodo wọ́n ti hun orúkọ mí fún wọn náà màdá àkílà nígbàtà ti pè wọ́n ní wàhábíyà kọ̀ wọ́kì mọ́ wọ́n bá hùn mọ̀dáhílà nígbàtà yà nǹkan bá tún sọ àáfíkọ́ kásà fi pẹ́ntì àwọn ẹni pé kàkìlà lè fi pẹ́ntì wọn wò eléyìí tó wọ́kì mọ́ nípadà lọ fi gbé Boko Haram wá ẹjá fẹ̀ kan Boko Haram wá bóyá tó bá padà yá bóyá Yẹ̀húdí náà padà mọ́ pé àbí kí padà ní pé Ṣàngó ni wọ́n àbí kí ló tó ah, worst tán tún lè gbé wọn wọ́n lè ní ó náà lè ní Niger Delta ni wọ́n wọ́n kàn ní wọ́lọ́yìn ah, tí mo sọ yìí lọ́kọ́ kalẹ̀ lé ni o òkè tó bá sọ fọ́ níbi last five years pé wọ́n pè ń Boko Haram ní òpó nígbà wọ́n ni àlàyé sáwọn náà mọ́mọ́ kìfì lórí Boko Haram ní but mọ́ wọ́rí tó bá pẹ́lẹ̀ iná ilé tó ti ń clear báyìí ó ti ti clear sí ẹ̀ tó bá nílà ká ìgbé yẹ rọ́ni tí ìlú bá tó ti lọ́tẹ́ ó fẹ́ lọ́tẹ́ mọ́ wọ́rí ìgbà ni yóò fẹ́ lọ́tẹ́ wọ́n lè wó ọkọ̀ ká kí la tún lè pè wọ́n o hmm. wọ́n máa ń jòkó ni bí ká máa ń ṣe conference lélẹ́rìí ni seminar wọ́n jòkó pé kí la lè pè wọ́n táwọn yóò tún fi sá àmì ẹ̀tún lọ hún kò sí ètò kàwá mẹ́bá ṣe ń hún àlàyé náà ní dúó lọ́dọ̀ tiwa náà insha bẹ́ẹ̀ni because kò tọ́ kódà ó takò ṣẹ̀rí àkálàyé dúó lẹ́nu tiwa ó takò ṣẹ̀rí àkámọ́ parọ́ mọ́kọ wá kitab àti sunna pé ó dá àlàyé ni ẹ̀yin èyàn ẹ̀yin náà wò fúnra yín ta ló lẹ́tọ̀ọ́ sórúkọ yìí nínú àwọn àfáà táwà ń promote táwàdẹ̀ ń gbé fáwọn yẹn pé àwọn làfáà gidi o àwọn àfáà yìí àwọn gẹ́nẹ́ ń jẹ boko haram lógun jù so wára àwọn àfáà àtàwọn eléyìí àwọn àfáà àwọn náà ní pé a lè ṣe suicide bombing gbogbo àwọn tàǹsọ̀ yìí bèèrè lọ́wọ́n pé ta ni kọ̀kọ̀dọ́wí gbogbo wọn ni kọ̀kọ̀dọ́wí àfáà àgbà ní àgbà àfáà ní wá play clip kọ̀kọ̀dọ́wí títí ń sọ pé suicide bombing al-amaliyatu al-intihariya òsìn tó sí suicide bombing suicide mission Boko Haram ló fẹ́ tó yíma ẹ mọ̀ wà bó sí àwọn èèyàn wọ́n gbogbo ilé fídíò ń bẹ lọ sórí YouTube fídíò ń bẹ bá mú o fídíò ti ẹ̀pọ̀ káwọn èèyàn rebel against government gbogbo àwọn wà terrorism ká jáde irú tí ṣe káwú se òun náà làfáà yìí se tàmámánu ta ní pé Boko Haram àfáà gidi lè yùn àwátá wá ń takò pé eh àfáà tẹ́ ń tà fáwọn èèyàn láwùjọ wà yìí báwọn èèyàn bá padà màfá yìí dáadáa bá bá ń rí ojú ọ̀nà rẹ̀ àwùjọ yóò tú gẹ́gẹ́ bí àwọn àwùjọ yóò kù ṣe tú àwùjọ yóò di ẹwọ ẹwọ Syria ní ìsinmi yes Bashar ti padà lọ àbí àmọ́sí àwùjọ tí wá tẹ́lẹ̀ ẹwàdúwọ́ ẹ̀mí millions ti kún Syria kẹtù padà rí Bashar ẹ̀yọkanyọ millions ló forífà àwọn èèyàn àwọn tán ti wà displaced tán ti fọ́n káàkiri àwọn yóò tó lé wọn kọjá àwọn tán ti kú àwọn tó ṣe pé wọ́n lè rí family wọn mọ́tàfikú ikun tó fẹ́ gbé wá sí ìwà lélẹ́yìí táwà wá àwọn àfáàtẹ́ ń pò mọ́tí àwọn àfáàtẹ́ tú Libya tán tú Syria tán bá Algeria jẹ́ tán ń Egypt àwọn àfáàtẹ́ ń gbogbo ilẹ̀ Lárúbáwá dànù àwọn lẹ́yìn wọ́n ń pò mọ́tí fáwọn bí pàwọn làfá gidi so that àwọn ló ma gba ìròrí wọn láti bàwújọ yí jẹ́ láyé but ah àmà yìí ti gẹ́ ti wá ogbó láṣẹ́lẹ́sẹ́ o ó ń kọ àwọn àfáà wa ẹja fún wọn so that a lè bá picture àwọn àfáà tí wà bí èyàn gidi ni wọ́n èyàn gidi ni wọ́n èyàn gidi ni wọ́n táwọn yóò fi padà kó sí terrorism àmọ́wọ̀ eléyìí a dá wọn lákẹ́ kí lá pè wọ́n a pè wọ́n ní terrorist Boko Haram so wọ́n tó bá mọ̀ dítẹ́ fi ń pè wọ́n Boko Haram ìdínú àwọn gbógun já àwọn ẹ̀dẹ́kùn ẹwọ Abu Ishaq al-Wayni ní Egypt báyìí terrorist ni government Brazil ó dáwọn ti sálọ Qatar báyìí Qatar náà ma ń sálọ tó bá ti kọ̀gọ̀dọ́wú tó fi kú kò lè fẹsẹ̀ kan Egypt government Egypt ń wà gbogbo ilé fẹsẹ̀ kan Egypt ní john wọ́n pa john àbúkẹ́ gbẹ̀lọ sẹ́wọ̀n lójú ẹsẹ̀ tó fi kú kò fẹsẹ̀ kan Egypt mọ́nà ẹwọ̀n kama òun náà pò mọ́ ti fáwà o àwọn sọ fún ẹgbẹ̀ ah ara o àbúrísà kàlùwé ní kọ̀gọ̀dọ́wí àwọn ilé tẹ́ pò mọ́ ti terrorist burúkú pọ́mbélé làwọn eléyìí ẹyẹ promote wọn máa òun ló dìjà káì òun ló di wàhálà ah, àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn wọ́n bú àwọn àfá ah ok ṣẹ̀káwú kí lòun kí ni ṣẹ̀káwú gbègbè bọ́m̀bù àwọn èèyàn so bọ́m̀bù mara pa wọ́n kí àwa ń bá fíkíra ideology terrorism yẹjà pé ideology yìí terrorist ideology ni súnnà ní ẹjá tẹ̀lé ojú ọ̀nà nẹ́bí tàbá fẹ́ rectifier àwùjọ wa ojú ọ̀nà nẹ́bí láfi rectifier tó bá di pé kìní kan igbá o wọ́n ni walmanahiji sahiha àwọn ènìyàn yìí wọ́n fẹ́ wó àwọn manahiji tó tọ́tọ́ ẹkárin wal akhlaq alfadila àti àwọn ìwà ọlá ìwà gidi tí àwọn onísúnà fẹ́ in bible sáwọn yàlára adẹ́bí Allah subhanahu wa ta'ala kó ṣàánú aláwùjọ wa gbogbo àwọn ète tí àwọn ẹni àwọn eléte tí wọ́n dá láti fi hàn wọ́n aburú wọnú àwùjọ wa láti fi sọ àwọn èèyàn dìdakúdà an bí Allah subhanahu wa ta'ala kó mọ́ jẹ́ kí wọ́n rí àwọn bí Allah kó على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته